balẹ̀ bí n tí ò ní tán sẹ́mi mo wí bẹ́ẹ̀ àṣà mi sì ni. màá ní bí èèyàn lòun ọ̀fẹ́ rẹ́rìn láwọn àkókò kan ìyàlẹ́nu ni yóò jẹ́ fónítọ̀ nígbà tó bá bá gbogbo yín ẹ̀ ń ta gbangba finish about. bàbá àti màmá kan náà ló wá ọmọ wọn wá sékòó lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún tó lọ wọn abọmọ wọn fún nǹkan ọdún bíi bàtà ọdún aṣọ ọdún gèlè ọdún gbókè. àmọ́ ọlọ́run lókè jù wọ́n o mú gbèrè mi ìdá mẹ́rin ìkàkó tí wọ́n ní tòkété bá dàgbà tán ọmú ọmọ ẹ̀ ní mú nísìnyí bẹ́ẹ̀ nú ẹsẹ̀ fákan wípé èrò ìpo èrò ọ̀fà

ó dàbí orin Àyìndé Bàrísítà gbogbo ènìyàn wà ń àbíyá lọ́rùn òun fún mi mo dá sí a Amẹ́ríkà. Ìjẹ̀ṣà ní bàbá bàbá ọ̀rẹ́ mi Ìbàdàn ní màmá rẹ̀ tó ọmọ Ìjẹ̀dàn ọmọ Ìjẹ̀dàn ni mo ní ọmọ kílèmù ẹni àbí bàbá rẹ̀ lẹ́gbàá tàbí ẹ̀ níjẹ̀bú ọmọ Ìjẹ̀gbá náà yọ ọmọ kílèmù wọ́n wá wá láti ìlú Iléṣà tí wọ́n fi ṣàtìpó lọ́hùn-ún nígbà tí wọ́n dé wọ́n tọ́jú wọn dáadáa ọkọ burúkú ṣe é ní àná burúkú ni ò ṣe é ní ìyàwó burúkú ó ṣe é ní àná burúkú ni ò ṣe é ní ẹni ọba lànà burúkú ojú rẹ̀ ó rí mọ̀ bó àná dáadáa ni bàbá àtìyá ọ̀rẹ́ mi yìí jẹ́ sí ìyàwó yìí inú tiẹ̀ náà máa ń dùn sẹ̀kẹ̀ni ẹni tẹ́lẹ̀dùmọ̀ lè ṣe bẹ́ẹ̀ fún ọ̀pọ̀ ó ti gbóúnjẹ kalẹ̀ ó kúnlẹ̀ ó gbómi mímu dé ó kúnlẹ̀ ó gbé ìsanwọ́dé ó tó fi kúnlẹ̀ bẹ́ẹ̀ àwọn àṣìṣe pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tí ìyàwó yìí ń ṣe bàbá àtìyá ọ̀rẹ́ mi wọn ò tiẹ̀ wo bẹ̀ wọn ò kòjó rẹ̀ gbé kà torí wọ́n nífẹ̀ẹ́ sí ọmọ náà ó sì yé wọn pẹ́ nìkan yìí gbọ́n tán àti pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni tó ń jẹ́ pé ókè. àṣé tí àwọn òbí ọ̀rẹ́ mi ń fojú fo gbogbo àṣìṣe pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ìyàwó yìí àṣé ń tí ọ̀daràn ni kó bá wọn fá abẹ́sùn ibà. ó kò ṣe o ohun tó ń jẹ́ kí wọ́n fojú fò dáre o wọ́n rò wípé táwọn bá pe ọkọ táwọn fẹjọ́ ìyàwó rẹ̀ sùn ó lè bí ọkọ nínú kíjà ó ṣẹlẹ̀ láàrin wọn báwọn bá dẹ̀ pe ìyàwó táwọn fẹjọ́ ara rẹ̀ sùn ó lè rí àwọn fín tàbí kọ́ mọ́ láìkì àwọn dáadáa mọ́ níwọ̀n gbà táwọn ò bá wọn gbé ṣé bẹ́ẹ̀ nu ọjọ́ méjì sí mẹ́ta péré tí wọ́n jọ lò iná ẹ̀yin olólùfẹ́ ètò Gbẹ̀ngà Adébóyè live. ẹ̀yin ọlọ́rọ̀ mi. fọlọ́ oh. fẹ́ bí lèrè ọ̀rọ̀ kan. má bí. kí ló jàre òṣì ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre òṣì. ọkọ ìyàwó kì í gbélé dáadáa ń tiẹ̀ kílẹ̀ ó tó mọ́ ní mọ̀tẹ̀mọ́ mi mọ́lẹ̀ ni ó ti jáde mọ̀tẹ̀mọ́ mi pa náà ni ó tó darí dé pamọ́ṣẹ́ ọwọ́ rẹ̀. ṣé ọwọ́ rẹ̀. abọ́síkú. abọ́síkú. bẹ́ẹ̀ náà ni. Hmm. òdodo ọkọ ìyàwó ṣe shopping lóríṣiríṣi fún ìyá àti bàbá rẹ̀ àti gbogbo ohun tí wọ́n fi gbé ọdún lárugẹ àwọn òbí ò sì mọ wọn ò mọ tí kí láà béèrè tọmọ ò tí ì ṣe àwọn òbí ò sì mọ tó ṣẹlẹ̀ sí wọn pẹ̀lú gbogbo ọjọ́ tí wọ́n lò ń bẹ̀rùn ìjọ tí wọ́n ń kú òlékòó gan-an wàlá ìyàsìn ọlọ́run ọba ń gbọ́ ògún ni wọ́n dọ́sí pítù. ó ò béèrè lẹ́ẹ̀kan. máa fẹ́ bí lèrè ọ̀rọ̀ kan. ó bì kan lẹ́ẹ̀kan. gbọ́ ọ̀n sọ̀rọ̀. kí lọ jàre òsì. ok ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre òsì. àwọn dókítà wọ́n sì ti dá wọn dúró wọ́n gba bẹ́ẹ̀dì fún wọn fún ìyá àti bàbá mọ̀ ń bá wí o ẹ̀ẹ́bí pé kí ló gbé wọn dọ́sí pítù ni bẹ́ẹ̀ làá bí ni. òṣìṣẹ́ jà everybody bá tẹ pamọ́ ṣẹ́ ọwọ́ ẹ̀. Ládébóyè akọ́síkún yeyeyeye bẹ́ẹ̀ náà ni kú òdodo ọ̀rọ̀. ṣé ẹ mọ̀ wípé mo ní wọn ò sọ ìwà ìyàwó ọmọ wọn n tó ṣe tí wọ́n rò wípé kò dáa wọn ò sọ kíjà mọ́ bá ṣẹlẹ̀ láàrin òun àtọkọ rẹ̀ wọ́n pa á mọ́ra àṣé iná iná iná jojojo ni wọ́n ń dé mọ́ra tó dé lókè. Okay. gbàgbọ́. wáyà ìyàlẹ́nu ló jẹ́ fún wọn lọ́jọ́ tí wọ́n ń lọ gan tí wọ́n fẹ́ kú lẹ́kọ̀ọ́ ìyàwó fúnra rẹ̀ ló kọ́kọ́ sọ̀rọ̀ tó lanu kótó tí ọ̀rọ̀ ìwúrí bọ́ sí lẹ́nu ìyàwó ló déédéé kúnlẹ̀ ló ń kí àwọn òbí ọ̀rẹ́ mi èmi náà sì wà ńbẹ̀ mo lọ pe ẹ̀rẹ̀kẹ́ oh sorry mo lọ pe ọ̀rẹ́ mi <laughs> wọn fẹ́ mú kọ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kó já wa lọ síbi kan wéré ṣé mọ̀ yín pé mo ní ọmọ ìlú wa níyàwó ọ̀rẹ́ mi níyàwó bá kúnlẹ̀ ọmọ tí wọ́n kọ́ ọmọ tá a sún jiná. ó ní bàbá mi màmá mi ẹ má bínú o mo fẹ́ sọ̀rọ̀ kan ni o ẹ̀gbọ́n mi gbẹ̀ngà ẹ̀yin náà ẹ máa gbọ́ o ẹ̀ dìá ìwọ náà máa gbọ́ o màmá tó bí mi ló máa ń sọ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni àti pé lọ́jọ́ tí mo bá ti dé ilé ọkọ màmá àti bàbá ọkọ mi àwọn ní bàbá àti màmá tèmi náà o kí n máa gba ẹ̀kọ́ sí lọ́dọ̀ wọn ó wá yà mí lẹ́nu sà ó sì tójú sú mi mọ́mì lóòótọ́ ṣé ṣe lẹ́ ń ṣe dáadáa sí mi látijọ́ tẹ̀ ti dé ṣùgbọ́n ṣé ẹ wá fẹ́ sọ fún mi pé ẹ rí àṣìṣe mi kankan ni àbí ẹ fẹ́ sọ ọlọ́run nìkan ló pè tí ẹ bá rí nǹkan kan tí ọ̀dà nínú wà mí mọ́mì dádì tẹ́ ẹ bá bá mi bò mọ́bẹ̀ bóò ló ṣe fẹ́ kú o bóò ni n ò ṣe ní í ṣe ìmíì lọ́jọ́ míì ẹ má bínú o èmi yìí ṣe wẹ́ẹ́ bẹ́ẹ̀ ọmọ o wọ́n kọ́ mi nílé wa wọ́n tọ́ mi ẹ̀gbọ́n mi gbẹ̀ngà lẹ̀ ń wò lórí ìjókòó wọ́n bí mi wọ́n sì fi mi raná mo jiná dáadáa ẹ ẹ lè sòótọ́ fún mi kí n wá máa bínú òsì kan rárá o ẹ̀yin ni ìyá mi ẹ̀yin náà sì ń bàbá mi ẹ dákun torí ọlọ́run tó yẹ pé mo ti ṣe nǹkan kan tí ọ̀dà lẹ́nu òsì ẹ dé yìí ẹ jẹ́ mọ́ tó ọ̀rọ̀ rẹ o gbogbo jàmọ́ ọmọ ní àbíkílẹ̀ ni mo wí o ẹ̀gbọ́n mi gbẹ̀ngà ẹ mo ní dandan ni kò yọ ọmọ bá la ẹnu dandan ni kò yọ ọjẹ́wọ́ hmm. pé àwọn ọmọ agboolé tí a nílé olóògbé ọmọ tó ń lẹ́kọ̀ọ́ ni a ọwọ́ aká ìláyé ẹ̀sà ògbó ara ògbójú ara òde ògbólúkẹ́ ọmọ eégún méje ọ̀lẹ̀ mẹ́fà ẹ ọ̀wá nílé nínú ilé ọkọ rẹ̀ ẹ̀ẹ́n dádì mọ́mí òótọ́ lọ́mọ sọ ẹ̀gbọ́n sọ̀hún kí ló wá pùn bí ó kè. ni bàbá ọ̀rẹ́ mi bá lanu bó ṣe ní kó ń wọ́n sọ̀rọ̀ báyìí èsúkè gbé ni bàbá ní ìbá mi gbé pò èébì mi gbé mi àti gọ̀rọ̀rọ̀rọ̀ ìyá ọ̀rẹ́ mi náà wọ́n gbọ́ ah, dádì kí ló wá sí òun náà àbí ah, gọ̀rọ̀rọ̀ èébì ni kí ló dé <laughs> bàbá bá sọ̀rọ̀ ó ní aya ọmọ mi á dáa kù ọ́ ayé rẹ̀ á lúyọ̀ ayé rẹ̀ á lóyin ẹ ọ̀nà ìmọ̀wọ́ ìyàwó ra mọ́ ti níwọ̀ bẹ́ẹ̀ tẹ̀ á dùn ẹ tìmọ́tíù oṣù ọmọ á jìnnà kó wọ́n náà jẹ ǹṣe èkú náwó èkú sẹ́ èkú tọ́jú èmi ìyá rẹ ẹ jésù àtọ́jú ẹ nípa ohun ìyàwó rẹ sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ inú mi yùn èmi pẹ̀lú ìyá rẹ ńlá ti kọ́ sọ̀rọ̀ ọ̀hún lẹ́yìn rìn bọ̀tì afẹ́ làmọ́lẹ̀ kí ni ọ̀fẹ́ làmọ́lẹ̀ láàrin wọn gbé òkè náà. odù tí mò ń bá bọ̀ lódù bàbá àti màmá tí wọ́n wá kí ọmọ wọn lẹ́kọ̀ọ́ tí ìyàwó ọmọ wọn ti sọmọ ìlú tí àtàbábúrò mi gbọ́n tó ń sọ wípé ohunkóhun tó ń bá ṣe tí ò bá tẹ́ wọn lọ́rùn kí wọ́n jọ kí wọ́n sọ fóun nítorí pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni àti pé tí wọ́n bá bòun wẹ̀ bẹ́ẹ̀ kò ní kúrò lára àwọn láéláé bàbá ọkọ ni mo lọ́ọ́ lanu ló sọ̀rọ̀ aya ọmọ mi ayílè alúyọ̀ ayílè alóyin ọ̀nì mọ́wọ́ ìyàwó ra tiẹ̀ á dùn á ní agbára Jésù kí mo mẹ́sìn á dàkú ọ́ Tìmọ́tíù oṣù ọmọ ajẹnẹ́kùwọ́ náà ò jẹ ìṣe ìkú ìnáwó ìkú sẹ́ ìkú ìtọ́jú èmi ìyá rẹ Jésù àtọ́jú rẹ nípa ìyàwó rẹ̀ sọ kalẹ̀ inú mi yùn èmi pẹ̀lú ìyá rẹ̀ láti kọ́ sọ̀rọ̀ ọ̀hún lẹ́yìn rìn bọ̀tì àfẹ́ làmọ́lẹ̀ lẹ́ẹ̀rin rìn ìdí ni pé àfẹ́ làmọ́lẹ̀ lójú rìn kọ́ mọ́ bá a dìjà gbèkí a bá lọ tán ihun kékeré bẹ́ẹ̀ ńlọ mú ni di bàbá òfò ìyàwó ranù lójú aya ọmọ ẹni bọ̀tì ògbìkíyàwó rẹ̀ ti lájẹ́ wé ọmọ ọ̀fẹ́ ẹ̀kọ́ ńlòún ṣe màá sọ. So ẹ ìyàwó mo rí níwà rẹ kẹdà ọ̀pọ̀n mi súlé ọ̀pọ̀n mi súlé ìwọ pẹ̀lú tìmú ọkọ rẹ ní ẹ̀jẹ̀ jọ nìbí ọ́ àlíbẹ̀ ẹ̀ pọ̀n mi súlé ọmọ mi ìtìjú ńlá ni rè kí oníṣègùn má ní sẹ́rẹ́ ọkọ̀ dáa ìṣèdùn méjì kákan máa gbọ́wé àgbẹ̀ ẹ lọ́kọ́ kí ọkọ́lé tó jẹ̀mùjẹ̀mù bíi yé kẹ́ mọ́ ní kòkò súlé ìkòkò kẹ́ máa pọnmi ọbú ọ̀kú kí àlejò bá wọlé ìyàwó omi náà kọ́kọ́ bùkó omi làbù mú omi làbù wẹ̀ gbogbo ìgbà kẹ́yìn bá ti jáde bẹ́ẹ̀ àárò mi mu àmì sọ́fà omi sí ọ̀rọ̀ mi mi understand rẹ bẹ́ẹ̀ òkè kí ló dé kẹ́ ọ̀fìn pọn mi súlé ìyẹn ni à dádì omi wà nínú fíríjì ìyá àmú omi tútù àmú omi tútù àmú omi fìríǹjì àgbàlagbà ara rí a ní àrè a lè máa gbẹnu bọ mọ̀ a lè máa gbẹnu bọmù kúrò a mọ mi inú gò bẹ́ẹ̀ ká pọnmi nínú kòkò bẹ́ẹ̀ ń yọ ní lọ́mọ àlá ìkòkò alákọ̀wé funfun kẹ́yìn sì sí yàrá kélébé ọ̀rà lọ́ọ̀ kan nì ẹ̀ha omi lọ́wọ́ wà nínú rẹ̀ látòrí jọ àti débẹ̀ térétéré bẹ́ẹ̀ ńlá máa ṣe wàhálà rẹ̀ kí a máa rí jọ kí a máa rí jọ kó tó tó a mu túrú a ò tì àná bẹ́ẹ̀ omi rírú lọ́wọ́ nínú rẹ̀ ẹ̀ tòrò pa wíwú bẹ́ẹ̀ náà ni àáyé mú ọ̀rọ̀ ò ní bẹ́ẹ̀ omi wíwú là á bá nínú rẹ̀ mo rò wí òun gan lọ́mí gbé a ní ìbí bíbẹ́ kọ́mírìn àláyà ẹ̀ mo ní yé pàrìpà orí mi o ìyá ọ̀rẹ́ mi ni ẹ dákunjàre akọ̀wé ẹ jẹ́ mi náà dá sí ọ̀rọ̀ òun kódà bí ṣe gbólóhùn kan àbọ̀ kí ni ìyá náà wí gbé òkè. ẹ dákun bọ́ ọmọ Ìbàdàn àbárà Ìbàdàn bá ń bẹ nítòsí kọ́ mọ́ bínú o ará àbàdàn tiẹ̀ lè ṣe tó wu ọmọ àbàdàn tí bá ń bẹ nítòsí ni kọ́mọ bínú torí ìyá àbàdàn náà lọ́wọ́ sọ̀rọ̀ báyìí ah, fọlá gbogbo tí ń ṣẹlẹ̀ yóò tí ì yé yín eh, mọ̀mọ́ ní ẹ dákun jàre akọ̀wé ẹ jẹ́ mi náà ọ̀ dá sí ọ̀rọ̀ òun kódà bí ṣe gbólóhùn kan àbọ̀ eh, ìyàwó wa ọ̀ka ìlà àpínkẹ́ ọ̀kín eh, ilé ọmọ mi ò ní ilé ọ ọ̀nà rẹ̀ ò ní náà tó ti yí ọ ẹ̀yin lẹ́ẹ̀ lòra yín gbótútú lágbára ọlọ́run ọkọ rẹ̀ ò ní lójú mi síta ìkànnì bàbá rẹ̀ fẹ́ Ìbàdàn lèmi sọ̀ngbọ́ òwò ìbàdàn lèmi òkè ìbàdàn àtàgé ọlọ́mùrù yóò sì gbé ọ wàhálà ìyàsẹ́ yóò gbé ọ nípa tí bàbá ọkọ rẹ sọ ẹ máa pọn mi sílé sọ̀rọ̀ mi yọ sórí ẹnu tó kù fún ọnu nù wà rẹ sórí yàrá kélébé òun tó ní a máa jẹ sí ìkòkò ńlá ni kẹ́ ẹ rà bẹ́ẹ̀ <laughs> tọ́lẹ̀tì ni yàmbá wí o <laughs> ìkòkò ńlá ni kẹ́ ẹ rà bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi yọ gbowó lọ́wọ́ ọkọ rẹ kò sí ní tẹ́ ẹ̀kúkú nílé yín ọlọ́run òfin kankan jẹ́ ẹ́ níyà ẹ̀ẹ́dẹ̀kùlé yín tóbi àfẹ̀fẹ̀ mọ́ ṣe pé kínní àti wàá gbọ́ pé omi ni ọ̀wà àdógún mọ pọn mi lé tó ti yọ ìkòkò ìbòrógódó funfun ti ń bẹ nínú yàrá lóòótọ́ ìwọ náà kàlọ ẹjẹ wọ alọ bójú àgbà wò ẹjẹ alọ wò nú ẹ ah, ẹ̀yin olólùfẹ́ Gbẹ́ngà Adébóyè labatẹlẹ mọmọ láìla tọ́lẹ̀tì ni màmá mú wa lọ mo gbé sẹ́wọ̀n pé téèyàn bá yàgbẹ́ tán tó bá fúlọ́ọ̀ṣì ẹ̀ yóò kú ìwọ̀nba omi kékeré kan màmá ní ìwọ náà wo ìwọ̀nba omi tó kù nù kínírógódó yìí láti jí wa ti dé òye pọnmi sí kinní ìkókun rí ẹ̀ha yìí náà là ń re mu ẹ̀ha yìí náà là ń re mu èmi àti bàbá èmi àti bàbá ọkọ ẹ̀ ìjọ mi yóò tiẹ̀ ti wú ìjọ mi yóò tiẹ̀ ti wú tí ọ̀pọ̀n lakọ̀ tí ọ̀pọ̀n lakọ̀ lakọ̀ báyìí n kò sì jẹ́ wípé Yorùbá ní ẹ̀gbin omi ìpa àmú bẹ́ẹ̀ ìgbà míì kíní túrọ́ọ̀lù tá a fi mu mineral tẹ kó fún adọ̀gìdọ̀gì tá a fi fa mineral là ń fi fa omi kíní là ń fi fa mu ẹ dákun àpínkẹ́ máa pọn mi lé ah! mo ní dáadé mọ́mí ẹ̀dúró náà ẹ̀yìn níbo lẹ ti ń yàgbẹ́ wọ́n ní à ń tẹ́ bébà ta lẹ́ẹ̀kùlé náà là ń jù nú gbó a tún fi gbọ̀rọ̀ wọ́n bá tún bí sínú po ìmúlẹ̀lẹ̀ làárọ̀ sí wọn dọ́sí pító ńgbà tá a dọ̀hùn tí wọ́n tẹ́sítì wọn in fact wọ́n la ń láti gba bẹ́ẹ̀dì fún wọn ni because they are suffering from gonorrhea bit of the intestine which if Sadaffically ethically beyond normal can lead to cholera or AIDS. àṣebí èèyàn bá ń gbọ́rọ̀ àwọn àgbà yóò máa kọ́gbọ́n mọ́gbọ́n àṣé òótọ́ ni wọ́n ń wí pé ojú tó bá farabalẹ̀ á máa rí àṣé òótọ́ ni pé bí ewé bá pẹ́ lára ọṣẹ ewé fúnra rẹ̀ á máa àbúrò mi kan báyìí lọ́mọ̀dá iṣu atayanyan sílẹ̀ láàrin èmi àti Flora ìyàwó mi mo ró mú bọ̀ tí mo mú bọ̀ láti Amẹ́ríkà gbé òkè náà. Flora ní òun fẹ́ràn mi nítorí pé láàrin ogunlọ́gọ̀ àwọn èèyàn dúdú tí ń gbé ní Atlanta, Georgia èmi nìkan ni mo dúró bọ́lọ̀ ń ṣe dá mi tí mo kọ̀ tí n ò bóra bí àwọn èèyàn yòókù lóòótọ́ sì ni fẹ́ bára wọn mí báyìí bí imú Michael Jackson ni mú wọn ṣe rí wọn sì náwó sí ni wọ́n pọ́n fò bí epo ògèrè ẹlòmíì àrí bí ẹni pé ẹ̀jẹ̀ ọmọ sùn jáde lára ẹ̀ láìla èmi wá dúdú láàrin ìlú wọn bó ṣe tóbi tó ṣùgbọ́n mọ̀ ń dán ni mọ̀ ń dán ni bí egbin ẹ̀yin náà wo bọ́dì <laughs> mo ní bọ́dì mọ́ lẹ́ńjìn <laughs> miss flora fúnra ẹ̀ ló wù mí mo bá gbà fún un lẹ́nu kan àdìjọ wá sí nàìjíríà nígbà tí mo dé glory be to almighty god ó wá ní kí n promise òun wípé n ò ní rí òun fín n ò ní bá òun jà n ò ní lu òun n ò sì ní bú òun láéláé mo ní láìla ìwọ gan bí o irú ọ̀rọ̀ wo lọ ń sọ yìí láyé mi n ò na ẹran rí dípò dípò dídì èèyàn ló bá dì mọ́ mi lẹ́yìn tí mo ṣe lérí tẹ́yìn láàárọ̀ báyìí kí n tó ronú iṣẹ́ kìíní mi nù ní ẹ̀rọ àbámi ní bẹ́ńgà Good morning, won't you kiss me? Good morning, Benga. Fèmí náà ní rọ ọlọ́run bá mo dúpẹ́ tó jí mi sí mọ̀lẹ́ aláyé. Fọlọ́ra you hear I'm here Benga. A ti ń bá ìfẹ́ ara wa yìí bọ̀ kò síjà kò síta àmọye ìgbà tí ọgbà mi lẹ́nu tí n bá ní kí ló dé àní bí wọ́n ṣe é ṣe ń lu àwọn ni n bá sì ní kí n lu tèmi padà àní wọ̀nyí lu tiwọn padà wọ́n bá tún káwọ́ mi ró mọ̀ ń fara mọ́ gbogbo ń tọ́ba ṣe toró níwà mẹ́wàá gbáà ni ó tiẹ̀ kó àwọn aráalé wa mọ́ra àmọ́ iye ìgbà ni máa ń bàbá mi rè é kágbẹ́rẹ́ lóko wa bẹ́ẹ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ ìgbà Ebola ń jọ mọ́ ń sọ àṣàwà lingua franca bá a bá sọ Yorùbá ń gbà mí yọkàn mọ́ rẹ́rìn ìgbà mí yọ mọ́ dá sí i. orí ẹ orí ẹ dá bẹ́ńgà orí ẹ dá orí ẹ dá ọmọ rere bẹ́ńgà ọmọ gidi bẹ́ńgà ọmọ gidi ẹ obìnrin ara ọ̀pọ̀jọ́ that's your oriki zana sumari yes okay menu that is my oriki yóò dà fún ọ. Um, uh, uh, Binga, what is um, what of um, uh, ọmọ ṣe burúkú ṣe rere òṣè òṣè ọmọ àṣẹ burúkú tó rere mẹnu òkè mi náà ni ọmọ àṣẹ burúkú tó rere yóò dà fún ọ. àṣẹ ìtọ́jú ẹ̀ ń wí pé bébè bá pẹ́ lára ọ̀sẹ̀ yóò dọ̀sẹ̀ àṣẹ my dear Flora kì í wulẹ̀ sọ Yorùbá frequently ni àsọgbọ́ àsọgbọ́ tí gbogbo tátàtà tí èèyàn bá ń sọ ọ̀sàdìjọ burúkú èsì gbomimu yìí ní nǹkan bíi ìjọ mélòó sẹ́yìn náà ni wọ́n bá mi gbọ́ oúnjẹ lọ́wọ́ nínú one room flat mi ni o ẹyin ní tiẹ̀ ń dín <laughs> so raduwan ẹyin yẹn àkójẹ tán àlejò bíi mélòó kan tún dé à ń jọ ń mo bá tún pé darling oníyàbẹ̀ngà mo ní honey honey my love my love mo ní dín mi some more eggs i love your cooking honey oh thanks dee coming right away benga coming right away benga benga benga àbúrò mi kan sì wà láàrin wa fẹ́mi ni òun ṣẹ̀ṣẹ̀ tìlú òkèdè ńjọ́ náà òun sì láìkí kọ́mọ fi hàn ṣe ẹ̀fẹ̀ àwa mọ̀ wípé ẹ̀fẹ̀ yìí ní òdògùn dọdẹ fẹ́mi ní bọ̀dá o ẹ pé kíní gólótó yìí kó ti ha ní ẹ̀yìn ìgírí kó tó súyàn ẹ mo ní gbọ́ bọ́ sí bí o gbé kínní ọ̀hún wá o kínní gólótó yé o ah afipẹ̀mù ọkànlá àtẹ̀yìn àti tangaramọ́lẹ̀ ni mo gbọ́ fẹ́mi fẹ́mi bẹ̀ngà bẹ̀ngà what did you say? sábà <laughs> kí wọ́n lá pè ní kínní gólótó ó ní o oh, oh god i'm dead i'm finished oh mi mi mi bẹ̀ngà mi mi kólótó mi kolo to, oh god oh god ah mo ní uh, eh, bet flora uh, please my dear you see you see i didn't mean eh any harm o ní I feel free. ìgbanunu ìgbanunu wọn wọn gbólólùfẹ́ yín lẹ́nu. I know your love has been diluted. Oh I'm sure you love me no more. I'm sure you love me no more, being oh God. Femi, Femi out of people. Femi calling me Goloto. Benga, you also you calling me Goloto. Oh God, oh God, I'm done for. Uh, ah, money bet, my dear, hey, eh, my dear Flori, Goloto means a robust, pretty, tonely complexion fine lady only shut up Benga. You are a shit. You are a shit. You said Kini Goloto kini kini means something worthless, something worthless. Yoruba Yoruba does not use kini for a human being. Only Yoruba Yorùbá ìlú kìíní fún èèyàn òótọ́ sí ni ó ní kòlótó means quack in stature and status calling me kini kòlótó means you murdered me with a bombshell i'm leaving i'm leaving ní sì ń palẹ̀ ẹrù i'm leaving no more love no more love no more love mi kòlótó god benga mi kòlótó you are kòlótó you are olóṣì. You are weary. Weary. Weary means a lunatic. You are weary. You are rada rada. Rada rada means a worthless person. You are buruku omo. You are buruku omo. You are weary. You are akpayon. Akpayon means a murderer. You are oniro. You are oniro. Oniro means a liar. You are ika. Ika means a cruel person. You are AK. AK. AK. You are treacherous person. You are AK. You calling me goloto. You are oh, ẹ̀ bàjẹ́ òun lórí wọn náà bàjẹ́. Màmá lọ́mọ lẹ́yìn tó rẹ̀. fazer festa. É